فيزجرها عن ارتكاب ما يؤذب رسول الله صلى chéńjì rẹ̀ o ẹ̀sìn tọ́lọ̀ fún àmẹ́bí sọ̀kọ́kọ́ àlọ́sọ́lá kó mẹ́rin yẹn bẹ́ẹ̀ni kábàlọ́ káńkà kò ní chéńjì ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ sí lò lágídí kò ní chéńjì ẹ̀ gbogbo jẹ́yẹ̀ yọjẹ́ kò ní chéńjì ẹ̀ lìdáàlì àkọ́rọ̀ ìlàmáàrùn-ún àwọn àfẹ́ẹ̀sìn wọ́n fi rinlẹ̀ wọ́n sì jù òyìnbà pẹ̀lú tọ́lọ̀ ẹnì kan ọ̀pọ̀lọ̀ jẹ́ ọmọlùmọ̀mìnì èèwọ̀nyí lẹ́yìn àwọn ìyàwó ànàbí àti tọ́jọ́ orí gbogbo ayé ayé nítorí wípé fọ́nà lórí sáàmù láti sánmà gbogbo ẹgbà fi yẹ̀ jẹ́wọ́ ẹ̀kòkò ní ẹ̀bẹ̀ ìrọ̀ rẹ̀ àkọlọ̀túbá ẹjẹ́ bá ti jẹ́ ìrẹ́ ìpàdé ọlọ́run àkọlọ̀túbá èèwọ̀ síbẹ̀ mú bẹ́yà torí ìfẹ́ tàbí tí ó jẹ kọjọ́ ọ̀pọ̀lọpọ̀ bùbá lẹ́dà ọmọ wá tí ó jẹ lọ́nà mi kọmọ wà sí ìyí parọ́kúrò alúbìsọ̀ lọ́pọ̀ àlùsẹ́lẹ̀ wà àdúwájúwú mímọ̀ àtún tí ọlọ́wọ́ tọ́pẹ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ ní pàdá mọ sọ wọ́n dì yẹ́ ẹ̀yìn mùsùlùmí lónìí àwọn ìyàwó dáyé àwọn ìyàwó ànẹ́bì ajẹ́ pé ń bá lè pẹ̀rẹ̀ ìwúrí òmìnirí èyí tí ń sọ ní bí ànẹ́bì ní ìtúwọ́láyé ànẹ́bì lẹ́yìn ànábì àwọn akẹ́kọ̀ọ́tara bí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá lórí gbé mẹ́bìnrin ẹ̀gbọ́n máa fi láìsí ẹ̀yọ́ àdàdé ní ọkùnrin ẹ̀gbọ́n fi láìsí ẹ̀yọ́ torí pé àṣà àyẹ̀kú òfẹ́ òmìnir àwọn tẹ́ fi sí ẹ̀yẹ ó lè wá rí pé alìbàlá mú wá kẹ́lú bèèrè gbogbo ẹgbẹ́gbẹ̀ pọ̀ ọkàn àtẹnu ẹ̀ náà làdọ̀wọ́ ó ti jáde àdọ̀wọ́ ti ọkàn ẹnu ẹ̀ náà ní èfà wọ́n mẹ́mọ̀ sí ọ̀rọ̀ tọ́sẹ̀ ìyá wọn ó lóye ó ní lára àìtù kẹ́lẹ̀ tí ń bá rí ajá sísáré lọ ní o ní ìjẹjẹkújẹ ní o ní ẹ̀rẹ̀ ní o ní ìsìnlẹ̀ kaka ní o pàṣàfẹ́ ìtùlẹ̀ àwùgbọ̀ ìtùlẹ̀ mọ́ wá bí sí ilẹ̀ adájọ́kùnrin làkọ̀ṣe ìbẹ̀rọ lọ́pọ̀ ọmọ ọmọ mi وهذا عبد الله رحمه الله تعالى انه شرح دين من زكاة الأمة وماذا صار ذكر قلت لو رأيت رجلا تنبالي لك ينظر عن ذلك تنظر يبنويا يورك nǹkan mọ́kànlá nínú ìlú síbi ló oúnjẹ ọkùnrin lérè dáradára ní ṣe kí ó ló bá sọ ẹ̀rù bá ẹ̀mí ìhun máa gbọ̀n pẹ̀pẹ̀

wọ́n láwọn ronú ẹ̀nà àwọn òbí ó fẹ́ ìkàbá ọkùnrin kan ọ́sàrì sọ ọ́sàrì láì lórúkọ àṣọlá kan náà wọ́n láwọn wọ́n sọ̀rọ̀ lẹ́yìn tọ́ba ọgbọ́n tó ọgbọ́n sẹ́lẹ̀ kan bàbá rí omi rẹ̀ wọ́n bá mú aṣọ ọwọ́ rẹ̀ lọ́ba fi bára sí bí gàgà lọ́ba ìṣẹ́ra wọ́n nígbà tó wọ́n wọ́n bẹ̀rẹ̀ wọ́n nà bọ́ bẹ̀rẹ̀ sí ọkùnrin ọ̀gbọ̀n dáa kò jẹ́ sílẹ̀ sílẹ̀ rí wọn ṣùgbọ́n dáadáa wọ́n ẹ̀kọ́ làwọn sì bá làwọn sáìsì tọ́lọ́mọ̀tọ́ adáfẹ́ ẹ̀sẹ̀ yẹ̀yẹ́ tí mo ṣe láàárọ̀ lọ́lọ́run fi kẹ ìmí náà ẹwà yẹn ṣùgbọ́n àwọn ṣe bí adé aládé mú jẹ àwọn onímọ̀ wọ́n ní tó wọ́n fi sọ báwọn wọ́n ní tó tó wọ́n sọ bẹ́ẹ̀ ní wípé ìtumẹ̀ ní wípé wọ́n sàtọ́rọ̀ lọ́rọ̀ àyẹ́ ìdùnnú bá wọn fàlàyé ọjọ́ ẹ̀tọ́ lọ bá kásìrí jẹ kọ́ntọ̀ ọgbọ́n ti yẹ̀yà tó rọrùn nípa sí jẹ náà láàrín ẹ̀sọ̀rọ̀ tọ́rù nìkan Katie. máa bá wọ̀nyẹ̀ ní nǹkan kọ́ máa lọ wá ya kú kó sì fẹ́ ẹ̀ máa parẹ́ lórí ọmọ lọ́mọ yẹ̀yẹ́ àwọn ولا تسخر من السجين السجين ẹni ó bá wẹ́wọ̀n wọ́n ti jẹ ìyàwó ní ọkùnrin ìgbàlẹ̀ bí a ṣe ṣe náà lọ púpọ̀ náà làwọn wọn lè jẹ́wọ̀n ti lẹ́wọ̀n kí wọ́n sì fẹ́ orí kú láti lè sọ́dà wọ́n ní dáadẹ́ ẹ̀fàwọ̀ lẹ́yìn wọ́n ni káàdẹ̀ nàbí ìsìnlá Yusuf sàdínà tàbí Yusuf nígbọ́n fi ẹwọ̀n lórí náà a sì gbọ́ afẹ́fẹ́ gbẹ̀mí wà ah, fúnra ní ọ̀lá dẹ̀gìrì dẹ̀gìrì ní wọ́n ti fi sí òun kù mọ́yà èyàn rí tó bá ti bẹ̀ sóòn lọ́pìlẹ̀ rẹ̀ káà bá gbọ́yé ń bẹ̀ náà ká gbọ́yé ń bí pé èyàn àmì sọ́lọ́ lọ́rùn tó kọjá sọ́rí ìnà nígbà ní ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ó sọ̀rọ̀ ní kọ́rọ̀ sí mẹ́mlá tó nàbí ìjà ní àbíyá anábì kan lọ láwùyá rẹ̀ jọ́ka wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n wá dìdì bọ́ fẹ́ máa sẹ́mi ó ga lókun máa yè àdébò náà máa yè tí ojú wá dìde sí ìrò láti sẹ́mà ọlọ́run wá sọ pé pé kọ́rọ̀ sọ́pẹ́ àdámúlà tó kòkòrò támatíyé kẹlọ́ta fa àhàlátà fún màdámi lẹ́nu lọ́nà ìsẹ́gbẹ̀ ó sì torí ẹ̀ pa odidi Now, àròkò orí sá tó ti wá fìyàwó ẹ̀lẹ̀kan èèyàn mẹ́lì ọjà gbogbo ẹgbẹ́ ẹbá pátọ́lẹ́ pé iṣẹ́ ìsí ayé rẹ̀ làkáyé ó pè sí ní pé kí lè ní ìfẹ́ ní ayé rẹ̀ sí ní ìrìnlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lẹ́ ẹgbẹ́ fi mú tọ́ sí ẹ̀yẹ wọn ìlọ́jà mú tó bàtà tó bá fẹ́ fi ọmọ rẹ̀ tó ọ̀bá lè fọmọ rẹ̀ fún àbá sí ra àníyàn pẹ̀lú yẹ fún èsì ìbáyé

orúkọ síléyà sí wọ́n kí ọgbọ́ fún ògùn ẹkù nínú ọjà alájú ògùn ẹkù fífínà fífínà lọ́pọ̀ ọmọ mi ẹnu òkú ní ẹgbẹ́ ẹgbẹ́ sí ẹ̀ ó wá bí ọmọ ilẹ̀ òkú tẹ́ káwọn sí ẹ̀ ó lè mẹ́sẹ̀ yẹ nítorí wípé kẹ́nà lukman lè jà ọ́n ìfúnlẹ̀kùn bẹ́ẹ̀ bí iṣẹ́ sí lukman làkíyèsí apá kan ní gbẹ́nàgbẹ́nà ni kẹwà sí gbẹ́nàgbẹ́nà tó wà ní kò sínú àwọn tó wà ní ọwọ́ òkè bí à ń bá ní kákùtì olùlù sí ó sí àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n jọ kọ́sẹ́pọ̀ tó ti kọ́sẹ́pọ̀ ní kọ́nà ní mẹ́tẹ́gbẹ̀ ìlú lọ ṣùgbọ́n tọ́nà gbẹ́nà láyé àfòjúdọ̀ ọmọ kan lẹ́yìn rẹ̀ wọ́n sọ pé àgbàkà yẹ̀ wọ́n fẹ́ tí ìgbésó ẹ̀sìn méjì bẹ̀rẹ̀ bí ó fẹ́ kó àgbàkà lójú ìwò ìgbẹ̀rún tí ṣe kìnnà dúdú ẹ̀ṣẹ̀ nínú apákanlọ́ fàyàkọ́ aṣọ ní ìran ṣùgbọ́n kèèṣẹ́ tí wọ́n wá kásọ bá bí ọba wà lọ́mà kìrìkìrì wọ́n mọ̀ mọ́sí sọ́sì lọ́mà fìdára láì bí ẹn tọ́lá sọ búra tó ti bú ọba sokoto apákanlọ́ káàlọ̀rọ̀ ìdá dáadáa ni wọ́n tó tún lẹ́rẹ̀ jíndà ṣùgbọ́n tó ti bẹ̀ èyí tí a rí ẹgbùn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ṣùgbọ́n nípa ìjọba lọ fún ẹ̀rọ ọ̀dọ́ ọmọ ọba tó ní ń tọ́nà náà ẹni ọgbẹ́ ti ló tòde tí ń tí ń ṣe iye onílùmọ́ ẹwà dàpọ̀ kí ni ẹrẹ tí ẹ̀nà ẹ̀rí náà tó pẹ́ láti ta mílẹ̀ ìyà ní lọ́dẹ́ náà ẹ ń bá gbẹ́rù ilé àlàpà tó gbàgbà níjẹ̀ náà orí lámà ní o kéèrè òjú gbẹ́rù ilé àlàpà tó gbàgbà náà orí mú lámà ní o ẹni gbẹ́rù ilé gíláàsì tó gbàgbà níjẹ̀ náà ojú orí rẹ̀ lóòrùn àlànà ìmọ̀lẹ́dùnmọ̀lẹ́ ìgbẹ́lẹ̀ kílá ọlọ́pàá ìgbọ̀nà ẹ̀kùnkùn òkú ọ̀fọ́ gbogbo sí jù wà látẹ́sà mímọ̀ yẹ gúrù náà sí so tẹ́ bá sì rẹ̀ èyàn táwọn èèyàn bá fúnra pẹ̀lú ẹ̀ ọmọ ìṣẹ̀yẹ tí yíò sábàrẹ̀ nítorí àwọn èèyàn tàbí ti rẹ̀ mẹ́sàn dọ́rọ̀ ìrẹ́lẹ̀ iṣẹ́ kò bá ní ìdẹ́kì ìdẹ́kì kìtẹ̀lẹ́ sí ìṣàtàgbẹ́lẹ́

bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ ẹni tọ́lọ ń sì lé sí jù tọ́lọ fẹ́ fi lọ kò mú ọkọ̀ wá sí ìmọ̀lẹ́ fún ọgbọ́n fi ṣe náà náà jẹba àwọn mùsùlùmí kó jẹ́ pé a lè wù pé tọ́bá ẹ̀kọ́ ìsìláàmù sáà ìsìláàmù jí ọwọ́ òmìnir ìjìyàn nílẹ̀ ọ̀lọ́kọ̀ ààbọ̀ sí èyẹ kí lọ wá dẹ́kà àwọn àfẹ́ ìsìnkú òòrùn sínú ilé àjẹ́lú àdínú àtàwọn ìyàwó rẹ̀ lẹ́jọ́ ní ìjẹpapọ̀ ìjẹ́ ìpapọ̀ àtàdàyẹ́ o àdíwájá ìní wo ẹ̀gẹ́ ìkọ̀ọ̀kan tó ṣùgbọ́ ìpé ààlà kẹ́yìn òbúra tó bí bá kúnyẹ̀ lẹ́nu bí a ìsinmi fún ọkọ̀ ẹ̀lú jì ìgbẹ́ka fún àtẹ́kọ̀ fún kan wọlé ààlà nìyẹn ẹ̀sọ́tẹ̀ ìjọ ògbò ni múlí ẹnba búra fún òṣùwọ́ ìyàwó tó ní kó sì nǹkan tó kò fún ó ṣe wá jọ àdúgbì ní kò ẹ̀ wá sí ìdẹ́kẹ́ àdúgbì ní gbogbo ìyàwó òǹkọ́wà ẹ̀ tí ọ̀bá fọ̀rọ̀ lásìkò yẹn sí ẹ̀mà pẹ́ gbogbo ní ẹ̀mà mọ̀dà fún ẹ̀yìn obì o tó lè wà nílá pọ̀ kí wọ́n lọ sọ lọ́dẹ̀ ní gbogbo gbogbo ìgbòrò sí ìgbàlùgbọ́n àwọn mọ̀nà tíkì nígbà wọ́n ní bóòdì wọ́n ní àdébì ti fọ́n pa wọ́n jẹ̀má sí wọ́n wá kó àgbàkó àbí òkú àgbàkó gbogbo àwọn tí wọ́n rọ̀ òun kẹ́ lórí àmẹ́rin wà láì mọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí fún òní lóṣùlùmí nínú ẹni ìbínú sí ilẹ̀ dubai jẹmáà ìlàwà ní ilẹ̀ òyìn gẹ́gẹ́rẹ́ lọ́wà ẹlọ́lọ́ sí o jẹmáà kí ló dá àmà fíra wá sí ilẹ̀ sáà ti dá tẹ́lú náà ẹ́kù wá rí ẹlòmí tí ń ṣe ìsìnà tí wọ́n lọ ẹ̀kọ́ ìgbésẹ̀ ẹni tí ọ̀ dá sí ẹ̀sìn àti ọ̀rẹ́ lórí ayé ayé rẹ̀ gbogbo àwọn olóṣèlú tó bẹ́ẹ̀ lórí ọ̀rẹ́ ló ti bẹ̀rẹ̀ sọ ẹ̀rì ẹnu mí tó bá ní pé àwọn èèyàn ń jìbìtì òun lálákọ̀ọ́kọ́ ẹjọ́ ọ̀kan máa sọ ṣe tó ní tọ́rọ wá pọ̀ láti lọ kí ó dìrì àti yóò kí pàrọ̀ bí ká mọ̀ wá fọ́ra sí ẹ̀yẹ̀ ní kọ́rọ̀ lórí ibi tá a kì í tọ́rọ bá kí í tọ́rọ bá fọ́ra sí rẹ̀ tó kọ́ wá jẹ́ lọ́rẹ́ kí ẹ̀mọ̀ fún àbẹ́bẹ̀ lára ayẹ́ kí ó ń tún

àfá àti wa iṣẹ́ òkú ṣe ẹ̀mọ̀ pé ìta ló lọ irú obìnrin wọ́n ẹ̀kún máa pa ọgbẹ́ ẹ̀sàbọ̀ kò bá pàtẹ ní o obìnrin sọ pé kọ́nà orí jọpọ̀ obi tó kù sí ìwọ àti ọ̀rọ̀ wa ọwọ́ ń pẹ́ kò ní tó kù sí kò sí ọ̀tọ̀ kò sí kò sí ọ̀tọ̀ ẹgbẹ́ èèyàn lóbìnrin tó kí bàjẹ́ ọkọ̀ lọ́wọ́ sọ̀sẹ́lá wípé ọkọ̀ ọkọ rẹ̀ sàbẹ́sì rí sàbí ń tẹ́lé ṣùgbọ́n àbọ̀rọ̀ fi ààrẹ torí pé gbogbo àwọn téèyàn ọba ti kí ogún ọlọ́pàá rọ̀ sí èdè lọ́gbọ́ èdè àtìmọ́dà ọmọ èèyàn lọ iná ni ọ̀pọ̀lọpọ̀ náà ṣe gbogbo sàbí ẹ̀yìn ìbọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ká sọ̀rọ̀ sàbáwọ̀ púpọ̀ ọmọ àdìsí ọmọ jẹ́ bọ́bọ̀ bọ́lẹ̀ àwọn àdìlé nínú ẹ̀mọ́ náà lára pé tí wọ́n bá ti gúrí lẹ̀ báyìí ìgbọ́lọ́ bá jẹ́ ẹ̀kọ́ ìdí ẹ̀kọ́ fún ìmọ̀ tí ṣe mú àìmọye jẹ́lọ àìmọye ogun ló ti sọ lọ́wọ́ tó jẹ́ pọ́bá nàbí ilé padà ní ṣe lọ́pọ̀ wọ́n sí rẹ̀ èèyàn tún níta níbi òwò ti bá tí nǹkan ti lẹ́ta ìgbò ojúmọ́ ti yọ́ wà tún lẹ́bá bí òjì jẹ́mọ́ àkọ́kàlùkọ́ lọ owó bí tí ayé òun ti mẹ́ yẹyẹ ní o sọ àpá àti àwọn ọdẹ ọkọ̀ lọ ìyàdó rẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ pàá jẹ́ bí mẹ́jú mẹ́rin mẹ́ta lọ ló fẹ́sẹ̀ lórí ọjà rẹ̀ fún lóyè ló fi mẹ́rin bí ìsẹ̀ẹ̀dẹ̀ ṣẹ́rí ẹ̀ẹ̀lẹ́ mọ́ gbà àwìn náà lẹ́fún gbà ṣe tó bí kọ́ bá ọjọ́ rẹ̀ ẹnu ní ti dùdù jẹ̀mọ́ ẹlòmí ní ọ̀rọ̀ lẹ́nu ẹ ma wá kò pé tó mọ́ dára ọ̀pọ̀lọpọ̀dá ìtànsọ̀rọ̀ lónìí gbogbo ayé alójí ọ̀pọ̀lọpọ̀ pé ibi tí nǹkan ti dá ibi gẹ̀rẹ̀ akọ́kọ́ tẹ̀sí inú ilé àwọn àbá tó ga lókúta ń dé sí ibi abẹ́ ẹ̀mọ̀ tí ń ṣẹlẹ̀ pẹ̀lẹ́kà ìdá kalimita kí ọmọ ọkọlù ẹmọ ọgbọ́kọlù àwọn èèyàn tààrínà ìsáàgbà ìgbọ́nà ọwọ́dà ṣe ní ìjọwá sí bí i kí ló ti wá sí ọjà àti rọ́kẹ̀tì ọlọ́ọ̀gbùn ẹ̀rọ kẹ́yìn láìsìláìmọ̀ kẹ́kẹ́ kí yóò sí tó kùnú rẹ̀ tó mú bẹ́ẹ̀ni àti ìdíkú sì máa wọ́n yọ́ tí ó pàmẹ́ni tí ó sẹ́lọ́mù jẹmọ́ tí ó bá dókà gbogbo láyé wá sí bá sí ọlọ́run ọlọ́jọ́ tó wà ní nínú àwọn tí yóò ilẹ̀ yẹ kó sí ẹ̀rẹ̀ dànù mọ́tí àwọn mẹ́rin ọlọ́jọ́ ọjà rí àléèkò àti àná bá ní fọ̀mọ́wò ibi ó pàdé wá kú sí bá ní fọ̀mọ́wò ọlọ́dàkùn wọ́láàrí kàṣí ẹ̀wọ̀ eléyìí àti sàlàyé tẹ́lẹ̀ wípé a sọ̀rọ̀ ọlọ́rin ọ̀tọ̀sílẹ̀ ṣẹlẹ̀ bí i mẹ́rin wájú rápá jíjọ mẹ́ta ní kàrùkà ya kí ni rúmọ̀ ìṣẹ̀lẹ̀ òfin ẹ̀sẹ̀ ó ní pàdé máa tó ayé àyàrí fún ọmọ sọ̀rọ̀ ọlọ kásùbà ní bọ́sítàkọ́sà mẹ́rin sọ́kọ̀ mọ́ àwọn sọ́dára kí ni tó bí ẹ̀kẹ́ mbẹ́ sábẹ̀ tó pàwọn ẹ̀kọ́ sí òtọ́ kí sì ní tọ́sí kí ni láì wọ́n sọ̀ ha sábẹ̀ sẹ́lẹ̀ òkè ha ya kí ló pàtó kọ́ ni màá ń ka àdúgbò yorùbá ti yà ọlọ́ba jọ àbí ọ̀lànà nígbà tá a fẹ́ sẹ́yà ní gbogbo àwọn ìkápọ̀ rẹ̀ ń padà tẹ̀lú dáadáa akọ́ bàbẹ́ ọlọ́run dákọ̀ tó fi àríwá kọ̀ọ̀kan ọlọ́run gbọ́dá ní tó fi àríwá kọ̀ọ̀kan mọ́kì kọ́rọ̀ gbogbo mọ́kì kọ́dá wo mọ́kì àṣẹ́sì láyé mọ́kì àṣẹ gbangba ìyáma wo ẹni tí wọ́n fẹnu ara rẹ̀ bá sí ara rẹ̀ jẹ́ mọ́kì àwọn àbẹ́ wo gbogbo wa tí wọ́n bá ń kọ́ lẹ́tà láti sánà wípé lẹ́tà ìlẹ́tọ̀ orí gbogbo ni òmọ́dù kọ́ omi àti mọ́kì àwọn àbẹ́ wo nínú àwọn tó jẹ́ wípé gbogbo rẹ̀ jẹ́ lọ́wọ́lọ́dì àwọn àlàsẹ́mẹ́sì ẹkùn mọ́sùn pẹ̀lú ẹ̀rí ọlọ́mọdé àwọn àbẹ́ wo ìsìláàmù gbogbo ìpàdé ọlọ́pọ̀ lọ́jà wọ̀ wá bẹ̀rẹ̀ nínú ẹ̀ tọ́jẹ́ pé iṣẹ́ àṣẹ ìjẹ ìní ṣe kó náà lọ́mọ iná tí iṣẹ́ wà ìjẹ náà wọ́ bẹ̀rẹ̀ ayé rẹ̀ ẹni iṣẹ́ àṣẹ ìjẹ ọlọ́jà wọ́ bẹ̀rẹ̀ ọmọ wa mọ́sẹ̀ lọ́mọ náà àwọn aya wa mọ́sẹ̀ lọ́ aya náà wọn lọ́wọ́ ìgbólódé ló ah, o mọ́jà wọ́n pé kí إلا الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل ظلمات والنور ثم الذين كفروا بربهم يعقلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا